إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن بالتقوى فإن بالتقوى يا رعاكم الله تنال ولاية الله فإن الولي من آمن واتقى الله كما بينه الله تعالى في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون عباد الله فإن الولي هو القريب القريب إلى الله لأنه قريب إلى ما يحبه الله ويرضاه فإن الولاية كما بينه شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى في مجموع الفتاوى هي الإيمان والتقوى المتضمنة للتقرب بالفرائض والنوافل وقال ابن القيم رحمه الله تعالى في الجواب الكافي الولاية عبارة, عبارة عن موافقة الولي عن موافقة الولي الحميد في محابه ومساخطه وقال ابن حجر في الفتح المراد بولي الله العالم بالله المواظب على طاعته المخلص في عبادته عباد الله فإن الولي هو الذي يعبد الله بالفرائض ثم يتقرب إلى الله بالنوافل كما بينه رسول الله صلى الله عليه وسلم في حديث الولي الذي قال عنه شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى هو أشرف حديث روي في صفة الأولياء عباد الله فقد جاءت السنة الطاهرة بصفة الولي فأين هذه الأقاويل الباطلة والتعريفات المخالفة بل والآراء الشركية التي حول هذه التي حول هذا الأمر السهل وهو الولاية فعند أهل الباطل عند الصوفية الولي عندهم غير ما في كتاب الله بل مخالف لما في كتاب الله والولي عندهم من طرد أمر الله من طرد كتاب الله وراء ظهوره واتبع هواه والولي عندهم يا رعاكم الله هو الذي جعل في مرتبة الإله فلا حول ولا قوة إلا بالله عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ó ayin ọlọ́ọba tó tọ́ sí ẹ̀yin ni àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì rẹ̀ àwa ìsọ ọlọ́ọba àtàbó rẹ̀ níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa ẹni tọ́lọ́ọba subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà oní mọ́nà òṣìṣẹ́ni tó sì lọ́nà ẹni tó lúwa lọ́nà kò mo ń jẹ́rí pé kò sẹ́ni kankan bẹ́ẹ̀sì ni kò sí kankan tó tọ́ sí ìjọsìn ní sánmà ní abílẹ̀ ni àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lè kọsọsọ mo sì ń jẹ́rí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni agbọ́dọ̀ sí bákan náà òjí sí Ọlọ́run Ọba ni àpálẹ́ ni alékún kí àti gbogbo ẹni tí ó máa tẹ̀lé ìlànà rẹ̀ títà yìí ní ìjáyé máa ibádọ́lá ẹjẹ́ ká páyà Ọlọ́run Ọba ìpáyà ọlọ́run ọba èròjà kan tó lágbára ni tí ó fa oríire fún aláyé ń bí àti lálkìyàmà ìbádọ́lá pẹ̀lú ìpáyà ọlọ́run ọba lèyàn fi lè di wàlí ọlọ́run ọba nínú àwọn alámàrí tí gbogbo mùsùlùmí náà ń lé ẹni tó súnmọ́ látara wáríyà inú èdè lárọwá nǹkan tó súnmọ́ nǹkan so waliyullah ọ̀rẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹni tó súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ibadallah agbóyé rẹ̀ ìtumà rẹ̀ kò wá dàrú ara fi ara kúrò nínú nǹkan tó rọrùn ni torí pé subhanahu wa ta'ala ó ti sàlàyé rẹ̀ nínú Qur'an annabi sallallahu alaihi wasallam wọn sálàyé rẹ̀ fún wa ibadallah Allah bá subhanahu wa ta'ala sọ fún wa pé ala inna awliya Allah Allah bá ní ẹ tẹ́tí ẹgbọ́ ẹwà àwọn tó súnmọ́ Allah bá àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Allah bá subhanahu wa ta'ala wala khawfun alaihim wala hum yahzanun kò sí payà fún wa bẹ́ẹ̀ sí wọn ní banújẹ́

ọlọ́ọ̀bá ní alladhina amanu àwọn tí wọ́n gbàgbọ́ ní ibadallah kèfèrí ò lè jẹ́ wàlí yọ lọ́wọ́ bá láyéláyé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa ma kuntu muttakhidal mudillina aduda ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní mọ́

Allah subhanahu wa ta'ala ni lahumul bushra fil hayati dunya wa fil akhirah so ìdùnnú yóò máa jẹ́ ti wọn láyé ń bí àti lálqiyama ibadallah in tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tó fi sàlàyé ẹni tí ó máa jẹ́ wàlí rẹ̀ ni o ẹjẹ́ alamọ́bìnrin kẹfì kana lillahi waliya waliya ọlọ́wọ́ bá ní ẹwọ gbogbo yìí rẹ̀ sí rọrùn tó ibadallah in tẹ́fìrí ni ẹ pé àwọn olùmọ̀ àwọn olùmọ̀ òdodo in tí wọ́n fi ń sàlàyé rẹ̀ in tó súnmọ́ ìtumọ̀ yìí náà ni shaykhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wasu nínú majmu'ul fatawa ìjẹ́ ọ̀rẹ́ gangan ìjẹ́ ni tí ó súnmọ́ lọ́wọ́ bá gangan ìmáni ni o wattaquwa àti ìpáyà Ọlọ́run Ọba almutadammina ìpáyà Ọlọ́run Ọba yìí gbọ́dọ̀ kó sínú fún o littaqarrubi bil fara'id pẹ̀lú kó mọ̀ súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn nǹkan t'Ọlọ́run Ọba ṣe lọ́ranyàn wan nawafil àti àwọn èyí tó ti jẹ́ náfílà wani alwilaya in ta ń pè ní wilaya ìbára an muwafaqatil waliyil hamid kọ́rọ̀ èyí tó ń ṣe kó máa bá ń tí ọlọ́run ọba alwaliyi lọ́rọ̀ ọba ọlọ́run ọba subhanahu nínú àwọn okọ̀ ọlọ́run ọba ni alwaliyi ọlọ́run ọba ni wa annahu huwa alwaliyi wa huwa yuhyi almauta nínú ọlọ́wọ́ bá ní Allahu waliyu alladhina amanu ọlọ́wọ́ bá ní waliyi àwọn tí wọ́n gbàgbọ́ Allahu waliyu alladhina amanu ọlọ́wọ́ bá lọ rẹ́ ni tó súnmọ́ àwọn tán gbàgbọ́ ibadallah àti bẹ́ẹ̀bẹ̀rẹ̀ nínú àwọn àlàyé táwọn olùmọ́ fún tí ó dàrú tẹ́yàn wọ́n sọ hadithi Abu Hurairah wá tó sàlàyé bóòlù yóò ṣe jẹ́ wàlí Ọlọ́run Ọba àti kí ló tọ́ sí wàlí Ọlọ́run Ọba nínú hadithi kursi hadithi tán nabi sallallahu alaihi wasallam tó tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala sọ fún nabi sallallahu alaihi wasallam oni Ọlọ́run Ọba ni man adali waliyan ẹni tó bá mú wàlí ọ̀rẹ́ mi Ọlọ́run Ọba tó bá mú lọ́ta faqad azantuhu bil harb mo ti pè sógun ta ló lẹ́mí ogun pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa ma taqarraba ilayya 'abdi bi shay'in Ọlọ́run Ọba wá ní ẹrú mi ò lè súnmọ́ mi pẹ̀lú kankan ahabba ilayya tí mo nífẹ̀ẹ́ mimma aftaratu alayhi tó ju nǹkan tí mo ṣe lọ́rọ̀ yẹ̀lú rẹ̀ ọlọ́run ọba ní kò sí n tó lè fi súnmọ́ mi tí mo nífẹ̀ẹ́ ju àwọn nǹkan tí mo ṣe lọ́ràn yẹn so in tí yíò fi jẹ́ wàlí yìí ọlọ́run ọba mójútó àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe lọ́ràn yẹn má fi irun láre má kírun wákàtí márùn-ún àwẹ̀ má gbà zakat tó bá ní yọ hajj lẹ́yìn bá tó bá ti gbàgbọ́ ni ó so Allah bá subhanahu wa ta'ala ò ní mú kéfèrí lọ́rẹ̀ ibadallah anábi wani wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil lẹ́yìn bá tó bá wá ń ṣe àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn àwọn nǹkan tí ó dàrúnú súnnà nabi sallallahu alaihi ma mójútó àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yà má fi ráre ó ní ẹrú mi ò ní yẹ kò ní kòkó máa súnmọ́ mi pẹ̀lú àwọn nawafil pẹ̀lú àwọn nafila hatta uhibba títí tí fi nífẹ̀ẹ́ rú náà so nínú àwọn nǹkan tẹ́yìn ó tún fi jẹ́ wàlí yìí Ọlọ́run bá ní pé mójútó nafila àṣẹ wàlí yóò ní pé ah, aṣọ ọ̀kan ló gbọ́dọ̀ máa wọ̀ àṣẹ wàlí yóò ní pé ah, àwòrán kan ló gbọ́dọ̀ jẹ́ àṣẹ wàlí yóò jẹ́ pé ọkùnrin nìkan ló gbọ́dọ̀ jẹ́ Ibadallah àtọkùnrin àtobìnrin ẹni bá ṣiṣẹ́ rí Ọlọ́hun lèyìn ó sì máa gbọ́ nínú àwọn nǹkan tí àwọn èèyàn fi ń sàlàyé nǹkan tí ẹni tí ń jẹ́ wàrí àṣẹ wàrí yẹ sẹni tí ń fẹ́ bí para rẹ̀ lọ́nà àìtọ́ àṣẹ pé ṣe má jẹ̀mú kí èèyàn jẹ́ wàlí pé ó gbọ́dọ̀ kọ́kọ́ já wèrè ìpé nínú àwọn nǹkan tí nínú àwọn wàlí yí ọlọ́wọ́ bá ìgbà tí wọ́n padà júwẹ́ ni náà ẹ padà rí pé nínú àwọn tó sán lórí kó tó kú láyé ni kó tó kò láyé ni ibadallah hadisa nabi ò sọ gbogbo lè yóò bákanáà nínú hadisa nabi sallallahu alaihi wasallam yìí ní pé ìtọ́lọ́wọ́ bá ṣe lọ́nà àyàn fún olófin jẹ́ wà líì kìí ṣe ìtọ́lọ́wọ́ bó ṣe lófin ìtọ́lọ́wọ́ bá subhanahu wa nǹkan sáwọn náfílà kan ní ti wá níbò ṣe máa ń ṣe ó ti wá lágbà tó ń gbọ́lọ̀ sí lẹ́yìn náfílà yẹn sí tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ kó fi di wàlí yìí àbí á ah, Friday Friday ni lẹ́yìn alásàrì òun wà tẹ́sọ sínú mọ́sálásí òun wà máa kígbe yìí kí wọ́n tán wọ́n in tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ tó ti sàlàyé nìyàn bákanáà annabi sallallahu alaihi wasallam sàlàyé nínú hadithi nígbà tí bá ti wá ní fẹ́rẹ̀ fa ahbabtuhu kuntu sam'ahu alladhi yasma'u bihi tí

òun náà ni pé ọlọ́run ọbọ̀ wà rúpọ̀ mọ́rú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ rúpọ̀ máa yóò wọ́n wà di ẹyọ kẹ́nà ọlọ́run ọbọ̀ rúpọ̀ máa ìbí náà ìbádi tí arawu nabi sallallahu náà ni pé náà sọ ìgbọ́nà rẹ̀ subhanahu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wà pẹ̀lú rẹ̀ níbi ìgbọ́nà rẹ̀ kìí sí pé ọlọ́wọ́ bó wà di etí rẹ̀ àbọ́lọ́wọ́ bó wà rúkọ ma ta'ala Allahu an dhalik bákan náà ibadallah nínú àwọn nǹkan tó yẹ kama òun náà ni ti sọ pé Allahu waliyul ladhina amanu

la kasarahumullah wọ́n pọ̀ gan ibadallah bákanáà ibadallah lọ́dọ̀ àwọn sálàfù rere lọ́dọ̀ àwọn ẹni síwájú rere àwọn náà gbọ́ yé wọ́n sàlàyé ẹni tí ń jẹ́ wàlíyí Ọlọ́run bá tẹ́yàn bá ti gbàgbọ́ tó sì páyà Ọlọ́run bá gẹ́ẹ̀sẹ̀ mẹ́jẹ̀mú pé à ah, wàlí yóò gbọ́dọ̀ sẹ́lọ̀n kẹ́ẹ̀sẹ̀ mẹ́jẹ̀mú pé ó gbọ́dọ̀ mú àwọn ohun àrísẹ́mà àwọn àrísẹ́mà gbọ́dọ̀ jẹyọ látọwọ́ rẹ̀ ó gbọ́dọ̀ lè fò àbó gbọ́dọ̀ lè rìn lórí omi àbó gbọ́dọ̀ tẹbí bá ti fẹ́ lú àwọn èèyàn so ibadallah kò sínú májẹ̀mú wàlíyì pé ó gbọ́dọ̀ máa ṣe àwọn ohun àrísí mà ìpé àwọjọ́ ah, kan ó kàn ní kójò mọ́ ọ̀rọ̀ òjọ́sí ọ̀rọ̀ náà ni ibadallah tíyàn bá mú eléyìí ní tíyàn ó fi máa dá wàlíyì mà ẹ̀yàn máa àwọn òpìdán ló pọ̀ ibadallah lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn ẹni ànà ìbádọ́lọ́ ẹni tẹ́ ń pè ń wọlí gẹ́bó se wá nínú tíra wa man tajarwada an sífàtí al-khalq ẹni tó se pé ó ti bọ́ra kó níbi gbogbo àwọn òròyìn wàtàhálà bí sífàtí ìlàhíyà ó wá kó àwọn òròyìn ìjẹ́ ọlọ́wọ̀ bá sára zahiran wa batina ní kọ̀rọ̀ àti ní gbangba ẹni táwọn gbà pé wàlí yìí ìbádọ́lá èyí tẹ́ ẹni tí ò ní fi jọyàn lójú nìyàn ìbádọ́lá tí ẹ bá rí oríṣiríṣi àwọn nǹkan tẹ́lòmí sọ ipé wàlí yìí wàlí ilẹ̀ tó ṣe pé tó bá ní kún fayakún in tó ṣe pé yíò gbọ́dọ̀ fi ìbádàlá ẹbọ lélé ìgbà ọ̀ wàlí ilẹ̀ tó ṣe pé tó bá pàṣẹ tí àṣẹ rẹ̀ tó bá coincide sí táìmù gbàtọ́lọ́wọ́ bá náà bá pàṣẹ fún màláíkà ó gbọ́dọ̀ dáhùn àṣẹ ti wàlí kó tó lọ dáhùn tọ́lọ́wọ́ bá gbogbo tí mọ̀ sọ ìbádàlá ní wọ́n sọ ni ó wàlí ilẹ̀ tó ṣe pé tí ó bá ń sàdúwà fún àbí ó bá ń pè tó bá ń pè lọ́dọ̀ tí wọ́n pé wàlí ilẹ̀ tó pé tó bá ń pè tó bá ń pè wàlí yìí so yóò wá rán màláíkà kan láti inú sàárè rẹ̀ kó wá dá ọlọ́run tí màláíkà ò bá fi wá dá ọlọ́run gẹ́gẹ́ fún yóò wá dìde nínú sàárè yóò wá dá ọlọ́run ibadallah in ti sàárè ìbọ̀ sàárè fi pọ̀ nílò àwọn èèyàn ìyẹn ibadallah ìṣẹ́bọ̀ ìbádọ́lá ní tó fi pọ̀ nìyẹn látara pé àwọn èèyàn ń gbà pé àwọn wàlí yìí wọ́n ti gbé ìjẹ́ wàlí yìí sípò kan tó ju ipò annabi ọlọ́run ọba gan kólà tó ju ipò ọlọ́run wa ta'ala lọ ìbádọ́lá ti sàlàyé ẹ̀sìn fún wa annabi ò fi kankan sallallahu alaihi wasallam tó kọ́ wa wa ẹ̀yàn pé àlébù ní fà nẹ́bì tí kéèyàn máa sọ báyàn èyàn ń fi àlébù ká nẹ́bì sallallahu alaihi wasallam ni ànẹ́bì sallallahu alaihi wasallam orí sísẹ ni àlébù ní pé ànẹ́bì kọ́ wa ní ẹ̀kọ́ ọgbọ̀nsẹ̀ àmọ́ kò sàlàyé ẹni tí ń jẹ́ wàlí fún wa so wàlí ìnẹ́ jọ́ pé yóò oríṣiríṣi ibadallah tẹ́lùmí ìgbà gbogbolóhùn wàlí gan àwòrán tí ó kọ́kọ́ wá sí láàkáyẹ̀ rẹ̀ òun lẹ́tún sí pé ó ti dọ̀tí ó wá ní ìgbọ̀n tó pọ̀ gan ó wá ìgbọ̀n wá funfun ó wá yíò wá léwá láwà ní tó ga gan tẹ̀sùbó wá pọ̀ lọ́rùn rẹ̀ àwòrán tó máa ń wá sẹ́lò mílẹ̀ ní tán bá dápọ̀ wà líyìn pé ah, àwòrán tó sì fa ibadallah agbọ́yé burúkú ní ibadallah bí ya aláta bá mójú tẹ́sìn ọlọ́run dáadáa ó lè jẹ́ wà líyà ọlọ́run wa ní tẹ́fìrí ni ya orísìírísìí àwọn ọkùnrin ti gbé kalẹ̀ fún kútùbù wà wátàdù wà gáúsù wà oríṣiríṣi ibadallah ma anzalallahu biha min sultan ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ́wọ́ sí gbogbo lọ́tán pàáyì kútùbù pé a gáúsù ni wọ́n wátàdù lọ́wọ́ bala haula wala quwwata illa billah ibole yan siri gbogbo eléyìí nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ibadallah man kana mu'minan taqiyya ẹni tó bá ti jẹ́ mùmínì tó páyà ọlọ́run ọba kana lillahi waliya waliya ọlọ́run ọba barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa zikirin hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد عبار Allah there is no doubt in our hearts and no one will deny this that Abu Bakr radiyallahu anhu عنه السيد الأولياء awliya fi هذه الأمة is the leader of the awliyas in this ummah now let us look at Abu Bakr Did Abu Bakr worship Allah subhanahu wa ta'ala with mukashafat? Did Abu Bakr radiallahu anhu worship Allah with inspirations and with dreams and with just thinking? But uh, Abu Bakr radiallahu anhu is the greatest of awliya in this ummah. But he did not worship Allah subhanahu wa ta'ala with that. Did Abu Bakr radiallahu anhu and Umar did they call to worship, call people to worship them? That call upon me. لَا كُنْتَ فِي هَمٍ أُغِثْكَ بِهِمَّتِي Call upon me. أَمَنْ يُحِبُّنِي وَمَنْ yarani. Whoever sees me and whoever loves me, it will enter Jannah without hisab. When have we ever heard Abu Bakr said this about Allah? When has Umar ever, ever said this? Yet these are the best awliya in this ummah. So then we need to check those who call themselves wali and those that people call wali. They are fraud, ibad Allah. Wallahi, they are fraud. Many of them are akaluna dajjalun. They are just looking for what to eat. They are liars. Destroying the deen of Allah subhanahu wa ta'ala. Destroying the deen of people. Calling people to the worship of themselves and because I'm a wali, one of, one of, the, one of the deviants said that the wali can impregnate a woman, can make a child appear in the belly of a woman without doing anything. Kazdab. He's lying. Maybe he wants a means to zina. Allah, Allah, Allahu Alam. He said the wali can can can create a child. Subhanallah. Wallahi, Abu Lahab did not get to this level. Abu Lahab, that was a mushrik, did not get to this level. Allah subhanahu wa ta'ala says that when you ask them that who created the heavens and the earth, they will say Allah. The mushrikun, Uqba ibn Abi Mu'ayyid, and many others like that. They will say it is Allah subhanahu wa ta'ala that created the heavens and the earth. But the awliya, they, are, they have gotten to a level of kufru and shirk with Allah subhanahu wa ta'ala that Abu Jahl never reached. فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ عباد الله إياك ودينك Protect your deen, عباد الله. Be careful of, don't, don't, I always repeat this for us, don't ever joke with your deen, عباد الله. So many people that cut people away from the path of Allah are plenty today. Because of what they will eat. Because of what they will eat, they turn awliya to, they, they, they claim awliya for, for many people. So that people can worship them apart from Allah. About Allah, let us be careful of our religion. Let us protect our deen. Abu Bakr never did this. Abu Bakr never called to this. Don't you agree that Abu Bakr is from the awliya of Allah? He is the greatest awliya in this ummah. So when, when did he ever call, to, call people to worship him? Abu Bakr will be wrong sometimes. Abu Bakr sought the advice of the companions. The companions corrected Abu Bakr. Abu Bakr corrected other companions. So where is, where is all these attributes that you have given for a wali? Ibad Allah. Let us be careful. Wallahi, wallahi many people many people that are being followed in this life they would deny those who follow them on the day of judgment wallahi wallahi إذ تبرأ الذين تبعوا من الذين تبعوا وتقطعت بهم الأسباب that is what Allah says on the day that, that those who are followed will free from, from themselves from those who follow them and all relations will be cut off between them اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم اغفر لنا ذنوبنا كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اقض عنا حاجتنا يا رب العالمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان اللهم انصر إخواننا المسلمين المستضعفين في فلسطين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصرهم على أعدائهم اللهم اهلك اليهود والنصارى أجمعين اللهم شتت شملهم اللهم وفرق جمعهم اللهم اجعل كلمتك هي العليا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد